أرجو رحمته ويخاف عقابه ثم أصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبي التوبة نبي الرحمة أبي القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية خالقنا للأولين بل هي وصيته للآخرين قال الله تعالى ولله ما في السماوات وما في الأرض ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله وإن تكفروا فإن لله ما في السماوات وما في الأرض وكان الله غنيا حميدا أمة الإسلام لقد أرسل الله سبحانه وتعالى إلينا نبينا محمدا صلى الله عليه وسلم ليدلنا طريق الرشاد وليدلنا صلوات ربي وسلام عليه سبيل النجاة أمة الإسلام فقد أخبر الله سبحانه وتعالى نبيه وعلم أصحابه علاج النشوز بين الزوجين وسبق أن ذكرنا أن النشوز هو كراهية كل واحد من الزوجين صاحبه فإذا حدث هذا كيف نعالجه وأنزل الله سبحانه وتعالى على رسوله آية عظيمة عالج الرحمن فيها النشوز خصوصا إذا كان من قبل المرأة قال الله تعالى الرجال قوامون على النساء إلى قوله واللاتي تخافون نشوزهن فعذوهن واهجروهن في المضاجع واضربوهن أمة الإسلام جعل الله سبحانه وتعالى هذا العلاج ثلاث مراتب لا يحل لأحد أن ينتقل إلى مرحلة إلا بعد, إلا بعد استنفاده إلا بعد استنفاده للتي قبلها لذلك كان رسول الله صلى الله عليه وسلم يحذرنا من الهجر جاهد في الصحيحين قال رسول الله صلى الله عليه وسلم لا يحل لمسلم أن يهجر أخاه فوق ثلاث يلتقيان فيعرض هذا ويعرض هذا وخيرهما الذي يبدأ بالسلام وقد ذكر الله سبحانه وتعالى في الخطوة الثانية التي سيعامل الزوج زوجته بها عند نشوزها ذكر الهجر وعلى الهجر وقفنا قبل العيد وقد وأدناكم أننا سنعرج على هذه المسائل قبل الاستطاعة لعل الله سبحانه وتعالى يثلج به صدورنا جميعا ويتمم لنا الخير ويوفق الجميع لما يحبه ويرضى فقال فلما بعد سبحان المسلمين أن ترى لكي كرات قريفان النبي صلى الله عليه وسلم أن ترى برات بما جاك يفمقوا رب أن سألكم كان النبي وبني سألكم لاري أتي أنوارا لي النبي أتي أن صحابة كي أولا بلما توقع بلوا النبي صلى الله عليه وسلم نجاب للكيامة أمين أنواسم mo ń fi àsìkò ìran létí ìbẹ̀rù Allah subhanahu wa ta'ala gẹ́mù sínà náà létí ìbẹ̀rù rẹ̀ ànítàkùlọ ẹjá àjọkọ̀nú ọlọ́run ilé náà ni àsọtẹ́lẹ̀ tó bá dédà sọ fún àtọ́lọ sáájú wa o náà ni àsọtẹ́lẹ̀ tí ń sọ fáwà náà kakọ̀nú àwọn ń bẹ nínú àdáníkàṣe rẹ̀ ìpáyà tí tí ó sì wá láǹfààní tí ọba dẹ́dà mẹ́sà sí rọrùn fún aláyé níbàyó sọ wa níbi khushu'un nifaq tí gbangba ọmọ àjọ pẹ́ni ọlọ́run rẹ̀ tí kọ̀rọ̀ ó burú jáì ọlọ́run dákọ̀sánú wa o iṣẹ́ wa jí ó jẹ́ torí rẹ̀ láti máa ṣe o ọ̀rọ̀ wa jí ó dájú gbangba wa lọ níbi ìbẹ̀rù rẹ̀ in tí a ń bábọ̀ kó tó di pé àsìkò ìdìde amẹ́nubà díẹ̀ ṣùgbọ́n bí kan bẹ̀ tí àgbọ̀rọ̀ mẹ́yàsì ibẹ̀ láti wá ń sọ̀rọ̀ nípa àkámù nùṣúrù sílọ́tùn mọ́bí bil hadir tẹ́lẹ̀ aṣọ fún apẹ́ nùṣúrù ó ní alírtìfà nẹ́ṣàzà yẹn ṣìzù alìkíjìzá yúnáàzì sọ́dì ìtumọ̀ kankan náà jọ ni wọ́n tí ààyè bì kán bá ga jù bí ẹgbẹ́ rẹ̀ lọ wọ́n sọ bẹ́ ní òdè lọ́rọ́wá wọ́n wá ma ń lò fọ́kùnrin wọ́n sì ma ń lò fóbìnrin lókùrúgbà tí ìkórìíra ẹni ìmọ́gbàtàrà ẹni má bá ti ń ṣẹlẹ̀ láti ọ̀dọ̀ ẹnìkan sẹ́nìkejì nínú àmìjèjì ọkọ ọkọ bá ti yàwó rẹ̀ fáwọn kankan ìwá ń sí wàwú sí ọkùnrin yẹn náà náà obìnrin ti ọkọ rẹ̀ ma ń jáde lásìkò tó wù ń wọlé ńgbà tó wù ọbìnrin àwọn wàkíwà náà ṣízùlù náà àwọn shorting definition كل واحد من الزوجين صاحبة كي كوري راودي لمي ọkọ sí yàwó lẹ́mìyàwó sí ọkọ tó bá wá jẹ́ pé nǹkan ìyọ̀dọ̀ ìyàwó lé tó kọ́kọ́ ṣẹlẹ̀ o ní àkọ́kọ́ fẹ́ sálàyé kí ni ìlàjò ẹ̀ ọba dẹ́ta o ń bá ní sọ̀rọ̀ Suratul Nisa o ní kọwàá máa inú ilé ọkọlù ń gbélé lọ kí náà ń pè ń kọ̀wàmà kìí ṣe kọ̀wàmà tàjábúrì wàlá ta'annufi wàlá ta'raffu'i bi ghayri haqqin agbára yẹn kìí ṣe agbára mo ti fi ọ bó bá ṣe wù mo ṣe lè sí ọ kọ̀wàmà ta'dib wàtẹ̀kìwìm lílẹ̀ ti ahsan obìnrin ọba dẹ́dà mọ́ bó ṣe dá wọn wọ́n ò ní sọ láàbà bí ọkùnrin ríkọ̀ o làwọn ní yóò sì máa kó bá wọn kankan pẹ̀lú ìsẹ̀mí wọn tọkùnrin bá ní 50 million naira lọ tóbìnrin náà bá ní 50 million naira lọ tẹ́ẹ̀ bá jọ wo bí wọ́n ṣe náà ẹ ma rí pé ah, àjùlọ ń bẹ lọ́dọ̀ ọkùnrin tó tọ́ in tí ó pè nǹkan míwà tí ó pè nǹkan míwà tí ó pè nǹkan míwà o ní ó kò bí 40 million owó lọ́dọ̀ ọkùnrin obè yóò ra bàtà tí ń taná agbó ń gbogbo tí ó ma ń ó kókó tí èyàn máa fọwọ́ dé mẹ́lẹ́ dàbáyì wọ́n bùkátà ẹn tí ó ma tọ̀ wọn sọ́nà wọ́n bùkátà ó mọ̀nà gidi wọ́n bùkátà ẹn tí ó ma pé mẹ́tẹ̀báyì tẹ̀sìrí múṣkílà wádé ìyàwó kò fẹ́ tọ́kọ rẹ̀ máa wọ́n sí àwọn wàwú àwọn nǹkan ìsírè àti sọ́pàá tẹ̀ṣbíbù tọ́wọ́sì tí masáre sọ àwọn kẹ́ papọ̀ kásọ́ra tẹ̀ṣbíbù lọ́pọ̀lọpọ̀ ọgbà tí ọba ti dá fún ọkọ ọmọ obìnrin tẹ̀ṣbíbù aṣọ rẹ̀ ni yasábà máa wọ ìyáyàwó fún ṣe bí mo ti ní ọmọ fẹ́ ẹbígbà ni wà àti bàbá rẹ̀ lẹ́dọ̀ rẹ̀ ẹjọba ìlọ lílọ gbogbo bí mo sì rọmọkùnrin sálámàtọ̀ sáńjú àkọ́kọ́ tí mo sì ń wo ṣòkòtò rẹ̀ gbogbo ṣòkòtò àwọn èèyàn tí ó rí tí ọ̀balẹ̀ náà kò bí nínú torí ẹni súnà ni ṣùgbọ́n ẹnu kan bẹ́ ń bí ṣòkòtò rẹ̀ tí mọ̀ ń pariwo Selima Zainab gbogbo wọn ti bímọ lẹ́yìn nìkáwò rẹ̀ iná mọ́ sọ fún ọgbọ́kọ̀ sọmọ lára rẹ̀ káti ẹ̀kọ́ tó wá dúó tí ilé wa náà lẹ́tí wá ń gba oúnjẹ lọ́sọ̀ọ̀sẹ̀ orí ní ń rẹ̀ tẹ̀ṣùgbìbò ọbẹ̀rẹ̀ ti

bọ́bẹ̀ pàjúlé tí ó tún bá ìlọ́nú ìbínú ọlọ́ni o wọ́n ò ní rú eléyìn wọ́n wà dọ́gbọ́dọ́gbọ́ tí ó fi dàbí ẹfẹ́ tí bẹ̀lọ́dọ̀ wọn o káfarabalẹ̀ o àti wá rí àwọn àṣẹ́sí túwọ̀ rẹ̀ obìnrin a máa gbásọkásọ wọ̀n gbá mi túwọ̀ ẹn tí ó sì lé ọkọ kankan o ní ọmọ bọ́rẹ̀ rẹ̀ sọ wípé iye tí a ń fọ yí èso ah lásìkò nǹkan jìrì times 5 gbogbo ọdún àtàwọn jẹran lọ yóò sa orísìírísìí ọ̀rọ̀ tí tó bèèrè náà fi wá rí wípé lóbìnrin fi aṣọ́kúnbìnrin ní ìdí ẹn tí ó ma àdálà rẹ̀ ojú ẹ̀ṣọ́bìnrin ti gbàgbé ogbódára tọ́kọ̀ rẹ̀ ń ṣe ó ti dàgbénú in tó kù tó náà ma wá lọ gọ́gù ìlú Dangote fúnyàwó ẹ̀ tábù bá ti ẹ̀fẹ́ máa gapá sí mẹ́nu lé gbogbo àwọn ẹ̀dì tí wọ́n fẹ́ mú lọ́nù ìlú president Tinubu fún ìyàwó rẹ̀ mo fẹ́ mọ̀ yóò mọ̀ wá sàyìn ọjọ́ ààrẹ mùsùlùmí bí kínìkan ààrẹ kíríkọ̀ rẹ̀ èlò ní fún ìyàwó rẹ̀ yóò mọ̀ wá sàjọ wíwà tó bèèrè bá ń bẹ́ńlé ó ti gbé ṣúgà pamá

lórí pé kò sí wà lákẹ̀kan lórí pé kọmọ́dàná tóbi bá fẹ́ fi àjọ ọkùnrin téèyàn bá nílà àkáyì gbogbo ayé ó sì máa sọ pé àfáàsẹ̀ pẹ́ ẹgọ̀ torí èèyàn ó kè kọjú ọmọ tuntun nǹkan kò sí mímí yóò sì máa jẹyàn tóbi bá kórìíra nǹkan yóò bá nǹkan lò tí nǹkan wọ́n máa fẹ́ lè sọ fọ́lọ̀ pé kí lọ dá mi sí tóbi bá sì nífẹ̀ẹ́ nǹkan nǹkan ọmọ owó rẹ̀ bí ẹgbẹ́ àà ah, ah, ah, ta ló ní ìtò mínú ọmọ bí adama ibi ọkùnrin bá sì wíkì sí níyàwó rẹ̀ ó ti máa fi yà jẹ́ tó bá mà pé èèyàn yánú ìjọ tí ó bà bínú ibi ebi ni ó gbà wọlé gbogbo àwọn ọgbọ́n ọbẹ̀rẹ̀ ọbọ̀dì ọkọ̀ ti dé láti 6:30 gbogbo orísìí àwọn àrìn ọba dẹ́dà nǹkan mẹ́ta ló tó lẹ̀ fún wa tí ọ̀ tọ̀fẹ́ nìkan tí ń forí balẹ̀ fọba dẹ́dà tó sì gbà nábi sallallahu tó sì gbà pé islam ìlú wọ́n sì tó ìrójú ọlọ́run kó fo nàmbà 1 bọ̀ nàmbà 2 tí nàmbà 1 bá ìsì síṣẹ́ àníjì túmà tí wọ́n ọ̀bá síṣẹ́ láàlọ́ 2 tí tí ọ̀bá síṣẹ́ látò lọ 3 ọ̀bá ló ṣe bẹ́ẹ̀ gbogbo ilé náà ìfi ń so ilé wa

èyàn a máa torí epo jésù àdánwò tí ó bà wa tó fi jẹ́ pé a rí pé tó kù ní òsè mi wà ní pé kó ń ká pọ́sà máa lọ ah ọlọ́mọ́ sí ẹ ti wà bẹ́ láti sẹ́mà ó ti ro ìyàmọ̀nú sẹ̀mì fún ìyànà àwambọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin in tó kó bá ní òsẹ̀mí e ibinu òdì ni torí pé ma ń bínú yóò lara yawo re gbogbo ẹn tí ma ń bínú bí bá ṣe ń rí gọ́ọ̀fù lílẹ̀ lára ẹn tí ń bínú sí bẹ́ẹ̀ nínú rí ọmọ dùn sálẹ̀ wípé ìbínú ń tà ẹn tó sì ń bẹ lábẹ́rẹ̀ náà ìyàwó wa bi du'afaikum mẹ́jàfà àkọ́ọ̀tọ̀ tí ń pẹ̀rẹ̀ láàfà tó gbàbà aláwọ̀ ní ẹ̀kìníkà jíma ní kọlọ kó kìníkà fún màmá rẹ̀ ẹ̀kìníkà ní kọlọ wẹ́lẹ̀ yọnú ayé wàsásọ̀ in tó bá dẹ́dà òfin ní jí ẹ̀nà kàntán kẹ tó rí mi tágbàrà tó sì fi ní kayin tẹ́ ní ṣubú tẹ́ ní ìyàwó ọmọ ẹwọ gbogbo ẹni tí ìyàwó rẹ̀ bá mọ̀ sí ọkọ ń gúgúrú tí ọmọ rẹ̀ mọ̀ sí bàbá ń bisikíìtì wà lẹ́ àfihàn ètò oúnjẹ mẹ́lẹ́ lóòtọ́ ṣùgbọ́n ọkọ bọ̀ ni o ń dó oúnjẹ oúnjẹ ọmọ mi kàkà tí láyé mọ́ sọ mi dẹ̀ tí ọ ilé oúnjẹ ọmọ ni wọ́n máa dúó jẹ máa jẹun tó wù mí nínú àríkì tó sí fún mi tí ní ìjáde láyé ìtọ́mọ́ bá mọ́ wá ọwá ọ́n fẹ́ àlékún olọ́dọ̀ ọlọ́run ó lè jójú rẹ̀ gan ní tó fi tọrọ ọlọ́run sí fèmí bẹ́ 1 million lóòjọ́ yóò sì máa kúbọ̀ dẹ́dì iṣẹ́ yìí ni 1 million tí orílò ní ìyàn kápò mẹ́rin tó bá wù ẹyọ fún mílẹ̀ ààrí kárún 50-50 tí a bá yóò gbé lẹ́yìn ìyàn màtọrún jọmọ 50-50 kọ́dà ìndá méjì o mọ́kà kó wá ṣùgbọ́n tí mọ́ fẹ́ ni pé ẹ̀dà kan mọ́ jùlá jùlọ mọ́ fẹ́ fi

èyí lè yán máa pọ̀ lórí ìbínú òdì inú kó bọ́pọ̀lọpọ̀ ọkùnrin ìbínú tí ìbínú ìbínú bí ẹsẹ̀ ń bẹ̀ sí olùrọ̀ máa wú obìnrin tó bá sàṣìṣe láàrin àtọkọ rẹ̀ náà lé tó sì wọ excuse sí ìwà máa bó ṣe ríre ọkọ̀ rẹ̀ máa ń gbẹ̀ excuse yẹn pẹ̀lú mẹ́jẹ̀mú kọmọ́jẹ̀ fóbìnrin ó tó padà sí rú ẹ̀ láìpẹ̀ láìdìnà tí ọ máa wá jọ bí àmúsí ọ̀tọ̀ ni tọ̀díyàrú àwọn obìnrin ọba dẹ́dà ní kitabullah wa sunnatu rasulillahi sallallahu alaihi wasallam gbọ́n tọ́lọ ń sọ èmi lọ́lọ́mọ̀ gbáṣẹ̀ lé ìlọ kọ máa sọ fèmí wípé ọbẹ̀ ń bẹ nínú fríjì kí n gbé ọbẹ̀ kaná láàárọ̀ Sunday màlìmù ilásàlátù wọ́n ní 9:30 ní kẹ́ẹ̀dé ya sẹ́límọ̀ ìmọ̀mọ̀lọ́kọ́ rẹ̀ ṣe àfá náà ìyàwó jẹ́ ìfẹ́ dígrísẹ̀ lòdí kí wá jábá ń bẹ́ o ṣe mọ̀ pé yóò náà mọ́lù àsàlátúmà ìní ìlàájú ọ̀rọ̀ ìlókùnlẹ̀ ìpínlẹ̀ ọ̀rọ̀ àsàlátúmà ni a ti rí náà sí ma yọkù ẹ lówó o tó bá ti ẹjẹ́ káì ní o àsàlátúmà ti rí náà sí gbogbo alamọ́rí ni o ta lọ́kọ̀ lálùwàlá kọta ní lálùwàlá hmm, màmà bẹ̀rẹ̀ àlùwàlá láti tí bí ẹ̀ ṣe pa ìtítẹ́ ní ń fọ ọrùn kọ sọ́rùn nù gbà mo ṣe ń se ẹnu iná lága fúra yìí yọ gbà tí ń bá sí ìdásálàtù wọ́n mọ̀ pé ọpẹ́ dúdú kìí só olúwa àsálàtù kìí só ànábì ọ̀rọ̀ mi ò ní só olúwa ọbẹ̀rẹ̀ mú kálùkọ́ mọ̀ tí ó tí a sọ ní wọ́n ti bẹ̀rọ̀ pẹ̀lú wọ́n ti bẹ̀rẹ̀ nù àwọn àrin àwọn àṣẹ́sí ó ti wá di wà lánúlé fa'idhuhun ẹfọ̀rọ̀ lọ́n sí wá sí fún wọn ó sọ lọ́n ni law kuntu amiran ahadan àyíṣkọ̀ al'ahadin tí ń bá pa ẹnìkan láṣẹ kọ́ máa fórúbalẹ̀ fẹ́ nìkan kápọ́lọ̀ ń sílẹ̀ tọ̀bẹ̀ la marata an tazura li zawjiha ìyàwó ní ìbá paláṣẹ pé kọ́ máa foríbalẹ̀ fọ́kọ rẹ̀ ṣùgbọ́n èèwọ̀ ni ẹnìkọ́ gbọ́rọ̀ sí bẹ́fẹ̀ nìkan ó ń sọ́lọ́ ni wala tamna'u nafsaha wa in kanat ala dhahri qatabin sallallahu alaihi wasallam gbogbo àwọn ẹ̀rí dáadáa báyìí

ọkọ̀ orí ni ẹ̀tọ́ rẹ̀ níbi kí n dáṣọ sí ọlọ́run mọ́ sí àdínyẹ̀ ìjẹ́ mo gbójú rẹ̀ wùta níbi ìjọkọ̀ sáyà onúọ̀sẹ̀ ọmọ aṣọ́tọ́lọ́n fún gbogbo eléyìí kò àṣẹwà bọ́ sí bí kútúbà àhántọ́lọ́nà ọwá kú wahjuruhunna fil madaji ọba dẹ́dà ní tọ́bọ̀ wá rí báun a ní hajjiru a ní hijiran a ní hijar a ní hujuru gbogbo máa ní ìná ìlàwọn àfáàfin tó ayẹ́ ìlàfin sọ wípé kíw odidi ma ọlọ́ni bẹ́ẹ̀ni ẹ ń bá tún ṣe wá ké bá ṣe rí yóò lápalára tó fẹ́ sọ fún tẹ́mi ẹ̀ bá dáa yóò kó wọn sórí rẹ̀ tí ó súnmọ́ tẹ́mi rẹ̀ ọ̀bá àwọn nkankan náà ma rùnú ẹ̀sìn wọn Abbas radiyallahu ta'ala anhu arda nígbàtí wọ́n tó ayáyì wọ́n

ẹkọ̀yìn sí ma wípé ìbínú ń bẹ lára yín ìtumọ̀ kan ìtumọ̀ yùn ó ní ìyanilódì mọ́nà mí ń bẹ táǹpẹ́ ní hijran wàhúwà lè búrúdù afọ́ fùrùṣẹ̀hún ẹmọ́bọ̀n sọ̀pọ̀ má lórí bẹ́ẹ̀dì eyín ìtumẹ̀ ní pé àwọn tó bá mú máa náà lọ́mọ̀ sọ pálọ̀ lọ́mọ̀ sọ stọ́ ìjọsùn papọ̀ lórí bẹ́ẹ̀dì nóò ìtìhádù ní ìjìrán làgbóyé mẹ́ ọ̀rọ̀ ẹlẹ́kejì ọ̀rọ̀ kẹta oni alihujuru wa huwa alqabihu min alkalam ẹ ti ṣe wá sí fún àtàwọn ọgbọ́ egun wọn tún lè sọ́nọ́dì ẹ wá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ burúkú sí yàn torí wípé hujuru ọ̀rọ̀ tí ọ̀dá ní jẹ́bẹ̀ wà jùrú lọ́rọ̀ síwì kí ń fẹ́ bàdàn mi jẹ́jẹ́ jẹ́jẹ́ ẹ̀gbọ́n agiri ibu ti tàtí onọ́rọ̀ báhùn so náà ni máa náà ọdọ́rọ̀ kejì ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹrin ó ní alìhijáàrù hijáàrù húwà habulun yushaddu bí ìlbàríf okùn ni ó ti níran kọ́dà ó ní ìyàrù àfáàwà àtọ́bárí rahimahullahu ta'ala bó ti ẹ̀jẹ̀ pé àfáàwà Abubakar ibn al-Arabi wọ́n sọ̀rọ̀ tó lè díẹ̀ sí wọn àmbọ̀ àmbọ̀ kí n túnmà wọn ni ẹ̀ṣẹ́ wá sí fún wọn ọ̀gọ́ bá kàn rí ẹnìkan lọ́dọ̀ tó sẹ pé ìtayédà ní ìsinú in ayé dá pé tí wọ́n bá sọ pé ta ló fẹ́ fi orí gba òkò orí ibú àwọn èèyàn fàbóòdè pé èmìnì èmìnì ṣe bí ní wọ́n sàdàkọ ṣe bí ọ̀rọ̀ àwọn èèyàn wà tàṣẹ tọ́lọ rẹ̀ jí kéèsì yọ ní ọ́fíìsì gọ́ọ̀nà ní ọba mú nígbàtí ìbọ́sẹ̀nù ọ̀nà sẹkíríàtì bó sì bú ẹkùnnù ó ní kò sólé náà àwọn orí kò sì sólé nú ẹ̀jẹun ṣùgbọ́n tẹ́ bá gbọ́ excuse me ó súnmọ́ kẹ́ fi mílẹ̀ wọ́n ni kí lọ bá débẹ̀ ó ní ẹ̀jẹ́ jẹ́mọ̀ wípé bí àwọn èèyàn ṣe máa hàn náà tẹ́lẹ̀ ohun orí ọmọ wú ni mo wá wòpé kí mo lè ṣe tí ń fi hàn náà tẹ́lẹ̀ nígbà ròyìn ọba ságbé gbogbo ayọ́ sa ah, irú àwọn ẹ̀dá òlélé

adé e pé ìwọlò lórí túkùrà ní túkùrà ní nínú ẹ̀ tí wọ́n wá lẹ́yìn àwọn sọ̀hábà tí wọ́n wá lẹ́yìn lẹ́yìn lẹ́yìn lẹ́yìn ní tọ́bọ̀kọ̀ àwọn ìmọ̀mù tọ́bá rí ọkùnrin ni wọ́n tó ń fi wá wọn ti

wà lápọ̀ bí wọn pín lẹ́mì ó sì kí inú wa bí ọkọ̀ wọn jọ kan ọwà ni à ó pínlẹ̀ ní tọ́lọ ní a sì fún yí fàákọ́dà ṣáàrọ̀ wá hídà tí ń bìlì òkúrọ ọwá mú eléyìí ọwá sọ́rọ̀ méjèèjì pọ̀ mọ́ wá dọ̀rọ̀ má وكان وكانت ضرة أسماء تتقي ولا أسماء لا تتقي اتقاء كي وما سلفونك نبات النوى orogún àsìmáwù òun lójú ẹgbà ìnsá ọfà kọ́ jẹ́ ti àsìmáwù lọ wá pọ̀ tara re ya ọba kọ̀rí ọ̀dọ̀ bá mi ẹ̀wùn tó kọ̀ mi fojú mi ilé ọwà pọ̀ bí bákìlúwà sí sòrò azúrà wàtí mọ̀má iná rọ́jùlùm sọ́lẹ̀ wà láàláwà ayyẹkúnà zaújẹ́kí fìlìjẹ́nà èèyàn rí ní o ọkọ̀ ìlàríjẹ̀ náà náà sínú ìdájọ́ ọlọ́run iní sílé wà láìwáyà òfẹsẹ̀ mọ́lẹ̀ kò sẹlẹ̀ bẹ́ẹ̀ rárá abadan ibi àwọn bọ̀rì tọ́lọ tó bá jẹ́ pé in tó lọ mìn ni pé ẹ̀sùn wọn mọ́lẹ̀ níbùlàfẹ́ ẹ̀sùn wọn mọ́ wájúrù húnnà fílmàdọ́ jírí àwọn tó bá dédà ń bá sọ́rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀kan bẹ́ẹ̀dì ní bẹ́ẹ̀dì jọna tí ọ̀rọ̀ ń dọ́dọ̀ ti wà ń bò wọ́n fẹ́ ẹ̀sùn wọn mọ́ àwọn ibi tí wọ́n bá ń sọ̀rọ̀ ní bí wọ́n

kí àbúrò ìyàwó èèyàn ọfẹ́ lọ lékọ kí wọ́n máa sọ ń bẹ̀. Úrùfù wa ni, agbára dẹ̀ wà fún mi, mo ra sọ fún ìyàwó mi, mo tó ra fún kíríkọ rẹ̀. Wa ashiru bil ma'ruf, gbogbo ń tẹ́ máa fi bára yín lò, tí ì sì rọ́ngì ẹ̀nú ẹ̀sìn tí mo fi rán nàbí sí ní jí dada, tí ó máa jẹ́ jábúrù líkọwà àtìrìhìn, tí ó máa rẹgúlétì ọpọlọ àwọn obìnrin á ah, àwọn ní èsẹ́ ọba ń báhùn ó ń ṣe ọlọ́n gẹ́gẹ́ ó tún túnmà rẹ̀ ó ní wastawsu bin nisa'i khayra ẹ má lù àwọn obìn nílò omi òjò ẹbọ́n lò pẹ̀lú dáadáa o bọ́nlọ́ o ẹ má ti ara wọn rí bínú ọlọ́n nígbàgbà àbáyàn sọ̀rọ̀ ọlọ́run ọlọ́run naa là ń fi kọlọ́run gbọ́ dẹkùn ibi àparí ẹ̀sìn pé ọdá náà bá ní kó sí yóò fọ́tọ̀ lẹ́mí o yá àdíjọ́ kejì okùn lálọ́ra kòkòkòkòkòkòlọ́bẹ̀ kọ o Saa na-enye lódì náà dé kíchìn ó ti ń kọ́yìn sí ní orí ibùsùn ṣe kí n bá yín sí iye ìwáyín o àfàṣì mú kúrò nínú a ní ètílà wà ní táìmì tẹ́lẹ̀ o wa inna Allaha bin-nasi la ra'ufur rahim qad nara onídòdó náà lọ́gbẹ̀ fún mú ní ṣe kí n báyí lọ sọ yín sótún débẹ̀ náà táìmù ìṣ àhájírù yẹn ó débẹ̀ ṣùgbọ́n inú ilé nẹ́kọ́ jẹ́ kí lè rí wa jẹ́min hadithan abu ibn haida mọ́ ibn haida lọ́rọ̀ sàrán jọkan hadal haditha kọjá mọ́ ma haqqu zawjati ahadina alayhi àwọn ìyàwó wa nsan na lẹ́tọ̀ọ́ lọ́rùn wa tí an bá lẹ́tọ̀ọ́ anabi je ama kò ṣe lọ ni wọ́n lẹ́tọ̀ọ́ àkọ́kọ́ an tut'imaha idha tu'imt má fi bí pa ìyàwó rẹ o wa an taksuha idha iktasait má juri o wala tadrib liwajha má gbà ìyàwó rẹ lójú wala tuqabbih mọ́ sọ̀rọ̀ kọ̀rọ̀ sí o àti múnù náà bí gbólò ẹlẹ́ẹ̀kejì tàà sí wáṣì tán tán kan náà àwọn àfáà túnmà rẹ̀ pé níbi hújúrù ní àti mọ́ wàlá tahjur o sì gbọ́dọ̀ yẹn lódí illa fil bayt lótìtọ́ ìlàjì nushuz ìwò ìgbèmúgẹ́ngẹ́ obìnrin nígbàtọ́ bá dọ́là fẹ́ sọ òun brákẹ́ẹ̀tì ẹ̀ sí àsìkò oòrùn ibi àti máa sùn wàjúrúhúnná fìlmàdọ́jì ẹ má sùn máa wọn ẹkọ̀yẹ̀ sí wọn ṣe gbogbo ògbà táàtí ìdẹ̀bẹ̀ ṣájọ máa sọ̀rọ̀ ájọ máa ṣe òṣèlọ́n sallallahu alaihi wasallama ó ti bá ní sàlàyé lé wípé yẹlẹ̀tẹ̀kìyàn ẹgbẹ́ bí ṣe di ọ̀rọ̀ yẹn èyàn méjì já nìsìn ilé ìtìráfù ọlọ Saudi ilé ìtìráfù ọlọ Amẹ́ríkà ọdún mẹ́wàá wọn ọ̀pàdé àwọn padà sẹ́ pé ọ̀nà ìbàjẹ́ lọ́nà wa pé èhé ah, ti ti tàbá ìmìsìn wọn ò sí ríra ní ó ń ṣe ọlọ́run ní yẹlẹ̀tẹ̀kìyàn wọ́n jọ máa pàdé fàyíyọ́rídò àádá ilé ọkọ̀yìnsílé ó ń ẹni ọlọ́run nífẹ̀ẹ́ sí jù tó dáa jù mọ́ méjèèjì lẹ́mbà kọkọ sálámà olóborí ṣẹ̀ìtán aléyànyà lódí hadithi afẹ́kùn sí méjì ìpín àkọ́kọ́ ni pé tìyàwó láǹsọ́lọ́ só lè kọjá ìjọ mẹ́ta ọmọ ìyá mùsùlùmí sáà léyàn lódí kọjá ìjọ mẹ́ta èèwọ̀ ni nípìlẹ̀ la yahillu li muslimin an yahjura akhahu fawqa thalathin barbi ìsọ́kù

níwájú ọlọ́run ó ń dọ́gbà nìkàmà àátọ̀ kọ́ntì ní àà ah, ah. ìjọ tó kàrùkú ní mẹ́bí ọwọ́ màtẹ́rù ọmọ bọ́n kàrùkú jẹ́mà a sí ń sọ̀rọ̀ bí kèfèrí náà ẹ̀ǹkan ní sọ́jú afáàmọ́ sọ báyìí máa ó tún pẹ̀lẹ̀ láàfá kakúrọ́ ló ń bá ń pa lórí ọ̀rọ̀ yìí ẹ̀sẹ̀tọ̀lọ́ ìgbàtúrà ìtíyàn ti máa wọ́ná kóhùn ọ̀sẹ̀ kóhùn tó kú kí lọ fẹ́ gbà bí kí wọ́n gbọ́ọ̀gbọ́ tí wọ́n bá kí ni wọ́n láàrín jẹ́ ẹ̀rọ ti sọ ti ẹ́ ah, ọ̀dá èmi náà gbọ́ọ̀gbọ́ bọ̀tọ́ bá lè rẹ̀ kárí pé kò sí red bẹ̀ white gbogbo ìmá yàbùsùlòdì fún mọ́sùnmá àbá sọ̀rọ̀ náà nọlé òun lè ju ọjọ́ mẹ́ta lọ gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé aláwọn àmàsáìlù míì náà táà lè yànyàn lórí jùjọ́ mẹ́ta lọ pẹ̀lú májẹ̀mú pé kó dá wa lójú kó sì hàn sí wa pé ìgbésẹ̀ yẹn o ní ọ̀yànjú ti ń bẹ̀ẹ́lẹ̀ àkọ́kọ́ àwọn mímà ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n clear rẹ̀ dáadáa fún wa wípé téèyàn bá ti di aládàdá abú sínú ẹ̀sìn ọlọ́run tó tún wá jọ pé ìtún ń já àárọ̀ ọlọ́run subhanahu wa ta'ala kò fi wọ́n wọ́n a kéyò gbé máìkì lọ ní gbangba ìkànsọ ọba ní ni àfá wa báyìí ló jẹ́ amáyé rẹ̀ ọ̀gán bú wa ń jọ náà ní pé ẹ̀lẹ̀ máyé níjọ́ tí èmi tí mọ̀ báyìí sọ̀rọ̀ pẹ́ ẹ̀lẹ̀ máyé rẹ̀ mọ̀ tẹ̀lá àfá wa mi ẹgbọ́ ẹmẹ gbogbo sánádù tí ó so kọ́ mẹ́ alọ́ lọ kí àfá kan lẹ́kọ̀ọ́ nígbàtí rí àfá yìí ó ní bó ṣe pè àfá wọn nígbà rí àfá yìí wọ́n wá jọ dì mara wọn méjèèjì ìdímẹ́ ìní agbára tí wọ́n pẹ̀ tí láti pẹ́ wọ́n ni fàlàgbàjá àdúpẹ́ bójú ti ẹ̀tọ̀ tó rárí èmi náà rí wọ́n náà rí a mọ̀tíra ti pẹ́ sọ́mọ̀ pípa pàdé kẹ́yìn bá dìrì láti pínyà ní bá dìrì jẹmọ̀ kí ni kí ló bọ́làkẹ́ ìmúnú ilé ogun bá dìrì tó ti lé 1000 plus sẹ́ẹ̀mọ̀ pẹ́ náà lọ ìjọ kan náà ni ọ̀sọ̀ pé eléwọnú wọn ní bá wọn kírù tó ń tún kí nìsìn tó òfin ní sọ pọ́n ti jù án lọ èwọ ní gbáwẹ̀ mẹ́nìsìn bá dìrí irú àwọn ọ̀ràn ẹ̀dà báhùn ẹ́sọ̀dì rẹ̀ ẹmọ́lọ́ ẹn tó bá jẹ́ pé ọdá yín lójú pé ìsìláàmù kù lára rẹ̀ táìmù tẹ́ ìyàn

kìí sí lẹ́fù ẹ̀yìn tó jẹ́ pé yíyàn lòdí rẹ̀ kọjá kẹ́ mọ́ dáun sókè ẹ̀bọ̀rọ̀ mọ́ dáun sókè o ṣe ẹ̀sì wọ́n tàà sọ́ra wádà lè ní ọ̀daràn túnú wọ́n wá ń sọ fún wọn bí tó ti lọ gbọ́wà sí wípé ẹn tí èbá ti wá bí mọ́

gbogbo ẹ ń bá jẹ́ sẹlọ́n sẹlọ́n tó náà tún já àárọ̀ lọ́n ẹlẹ́sẹ̀ ni ṣùgbọ́n kèé fi ẹ̀ṣẹ̀ yẹn pamá ó ní ẹ̀tí ẹ̀dù gbogbo dẹ́ ma parò dẹ́ ma alẹ̀kìníkan Ramadan in wà mú ẹmú lọ́sàn Ramadan lọ́la ìgbọ́lọ́gbọ́ ṣùgbọ́n ibi gbogbo ìmọ̀nì tèmi wáre gbogbo ilẹ̀ mẹ́rin parọ́ sí ìmọ̀ báyín parọ́ ọjọ́ kejì sí pé dóòtọ́ ó sì lọ rẹmú lọ́sàn àwẹ̀ ọwà ní kẹ́ tó lè mọ̀ pé mọ màmá ní ọwọ́ sì ní ma tó fi mú jama'a ṣe wo eléyìí àpọ̀lẹ́wò la fẹ́ ní fún táwà lọ máa bá pé ah, sàárẹ́kùn

tó jẹ́ pé àmọ́ ogun tó náà ní nta ta wọ́n pọ̀ ju kórí ọ́ ó rìsẹ́ẹ̀tì lọ mẹ́ta àwọn rìsẹ́ẹ̀tì láàrin jọ mẹ́ta ṣùgbọ́n jama'a gbogbo ń tàn sọ iná báyínà aláṣẹ jù àtàláṣẹ ètò ní o a gbọ́dọ̀ fi nǹkan míì tọba dẹ́dà ò ní o kó débẹ̀ bó ṣe rí láti 6:30 ẹni ẹ wá rí èèyàn sílẹ̀kùn fún ní 11:30 èyí ò sínú hajjiru o ìyẹn lòdí ọba dẹ́dà ni ẹ̀tún lò ní kútúwà ẹlẹ́ẹ̀kejì lẹ́yìnbà tẹ́ẹ̀tì sí kí ni o tẹ́ẹ̀tì sí wáàsí fún obìnrin bẹ́ẹ̀tàn jẹ́máà obìnrin rí ọ padà a ma kásálẹ́sí gbogbo gbà جاء في المجمع الأوسط من الطبراني من حديث أبلا بن عباس رضي الله تعالى نرضاه tó bẹ̀rẹ̀ bá ti ń bára ẹ̀nìkú eléyìí kó gbà kọ máa dìjẹ̀ náà lò ṣùgbọ́n ọ̀rọ̀rùn nítorí pé tó bá ti wẹ̀gbẹ́ ọ̀tún àwọn yẹ̀yẹ̀ ní ọmọ rí tí bá ti ń wẹ̀gbẹ́ òsì àwọn yẹ̀yẹ̀ ní ọmọ rí títí tí èsìse ó sọ̀rọ̀ ni ala ukhbirukum ala ukhbirukum min nisaikum ala ukhbirukum bí aljannati min nisaikum ṣé kí n sọ ọmọ aljanna fún inú àwọn obìnrin àwọn obìnrin tó jẹ́ pọ́ aljanna ni tẹ́ ẹ bá ti rí ṣe sí lára wọn látàyé ẹ fọkàn balẹ̀ wọ́n rí kèésí obìn tí ó do domi ọkọ rẹ̀ nù ní kọ́rọ̀ obìn ọlọ́n lè mú àdánwò wá o yọ́ yà jẹ́ bàláhùn samawi obìn tí ó bímọ dáadáa fún yín jẹmáà gbogbo ń tàn ìta afẹ́ kó wa ẹ̀sìn ọlọ́n là o bẹ́nu àwọn obìnrin tí ọkọ wọn ní

al-a'ud ala zawjiha obìnrin tó jẹ́ pé tó bá erí pí àǹfààní rẹ̀ ìfọ́kọ̀ ọ̀hún bí ọ bà láàgùn torí ẹ̀ yọ́ láàgùn ẹn tó jẹ́ pé máa wà áftà àǹfààní ọkọ rẹ̀ ẹmọ̀gbọ́n tánà bí wá sọ alẹ́tí ìdá azat mistake àwọn úzìyàt àbọ́kọ gan lọ fara جاءت حتى تأخذ يده في يدها yóò wà bọ́kọ̀ rẹ̀ tó kọ́ ń bí rúrú ọkọ̀kọ́ ìsì kò ní bọ́rọ̀ rẹ̀ títí yóò wà bọ́kọ̀ rẹ̀ bọ́kọ̀ bá ṣe ń bínú tí èyí dọ́gbọ́n ra ọwọ́ ọkọ̀ rẹ̀ mú fún yóò mọ̀ wá sọ fọ́kọ̀ rẹ̀ wípé wòmí dáadáa bá lè kàdẹ́dẹ̀gbèlé pé ẹlòmí ọba ni dásì láàdúkù gúmùbọ̀ gúmùlù o ni gbogbo tọ́lọ ń kó sára wa tí máa jẹ́ sunrun ayọ̀ ìní díjú ìṣẹ́jú kan báyìí pé mo fẹ́ sùn hátà tẹ́rùdọ̀ àfitẹ́ ìbá tó rẹ̀ nìsinmi hátà ní sọ wípé orí òun ti ẹ̀ ti ohun ti wá di ẹrú kódà obìnrin tó bá rí bẹ́ẹ̀ gan o lè sọ fáwọn ọ̀rẹ́ rẹ̀ bèèrè pọ́ fẹ́ fi kún ẹlẹ́kọ̀ pé ẹ̀yìn ẹjẹ́ dàbá yìí dàbó ẹ̀sì wo bí tánàbí gbárí jẹ̀nẹ́sì fún wọn a sí obìnrin ibi èṣù tí wọ́n fẹ́ mú wọn àníbí wà lọ tilẹ̀kún bẹ̀ ibi pé síọ́tà mi fún nígbàtà wọn yẹ́sù fi sẹ̀lẹ̀ mìíràn sàn kí n problem gan so

arọ̀ wọn bá ṣe rọ ọkùnrin náà níbi agidi òdì ìbínú òdì a ń rọ obìnrin náà torí pí ọ̀pọ̀lọpọ̀ ní àbámọ́ ọ̀bámá nǹkan ti bàjẹ́ ti bàjẹ́ ọmọ 15 years wọ́n ti lú etí lọ mẹ́rin márùn márùn tọ̀lá ẹni ìsírè wọn ọ̀sàájú ẹ̀dì mọ́sùkì wọn rí orísì bámbámbámbámbá ẹ̀rẹ̀ ló fi jẹ́ pé táìmù tàà wà ẹjá máa fi sùúrù bara wa lò àwọn èèyàn tí wọ́n ti di wounded lion sábà àìgbọ́gbọ̀nà sáàrùsàsàm lẹ́nu ọ̀bàdàdà wa ń bí ọ̀ nígbàrà ní kẹsì rẹ̀ ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀kejì rẹ̀ a ń sọ ká fi kẹ́kọ̀ọ́ ni mẹ́jì àgbé kankan bẹ̀ nú léwà wúra ní kẹsì rẹ̀ tọ́bọ̀ wá dìjọ́ mẹ́jọ a wà bọ́ sí ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀kẹta tọ́lọ̀ bá ń sọ wípé wádìrìbò hún àtàwọn tó súnmà kó tó rí pé a wà bọ́ sí bí àwọn nǹkan mí tó ní bá sí pẹ̀lú ẹ. àmìbọ́dà nínú àdá níkàsí rẹ̀ kọjọ́ kó lù àwá fún ìyọnú rẹ̀ kọ mọ́ lò à fún ìbínú rẹ̀ inú ilé wa méjì ọ̀dáru ọ̀nà wa méjì ọ̀dáru àtàrà àyàwó méjì àríbínú rẹ̀ àtàrà ọmọ náà méjì àríbínú rẹ̀ àti kó wọn lẹ́yìn báyìí á di àárín àwọn kó wà lè jẹ́ níkàsí rẹ̀ gbogbo lé ń jò lọ báyìí ọlọ́bàdì

الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون ثم الصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آل وصحبه أجمعين أما بعد فيا عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية خالقنا للخلق كلهم أن اتقوا الله قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد أمتنا فمن نعمة الله ومن رحمة علينا أن جعل زوج المرأة أميرها ومديرها جعل الله سبحانه وتعالى القوامة للرجال على النساء تفضلا بقوله تعالى الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض أمة الإسلام النشوز له علاجه وقد بينه لنا ربنا سبحانه وتعالى في كتاب العزيز ثم بينه لنا رسول الله صلى الله عليه وسلم عباد الله فالنشوز هو الارتفاع وقد يكون من قبل الرجل وقد يكون من قبل المرأة وقد يكون من قبل كل منهما لذلك عرفه بعض عالي العلم بقوله كراهية كل واحد من الزوجين صاحبه أما إذا حدث هذا النشوز وجاء من قبل المرأة فصارت المرأة ناشزا كيف يعالج زوجها هذا النشوي أمة الإسلام ربنا سبحانه وتعالى قد علمنا هذا وأدبنا به في سورة النساء بقوله واللاتي تخافون نشوزهن وجعل لنا ثلاث مراحل لا يحل لأحد أن ينتقل إلى أخرى ويترك ما قبلها قال الله تعالى واللاتي تخافون نشوزهن فعذوهن فعذوهن بكتاب الله فعذوهن بسنة رسول الله صلى الله عليه وسلم فإن امتنعت ولم ترجع عن النشوز واجروهن في المضاجع وقد اختلف أهل العلم واختلفت كلمتهم في معنى الهجر ذهب بعضهم إلى أنه والهجر هذا الذي جاء من تفسير أبلنا عباس عن طريق إكرمة رضي الله تعالى عن أرضاه أنه من الهجر وينبغي للرجل أن يهجر زوجته ويهجر فراشها لمدة ثلاثة أيام وما فوقها إن احتاج إلى الزيادة يزيد إلا أن آل العلم أجمعوا على أنه لا يزيد على شهر لأن حكمه يختلف عن حكم المولي أمة الإسلام لا يحل لأحد أن ينتقل من مرحلة من هذه المراحل الثلاثة إلى أخرى ويترك ما قبلها أمتنا ذهب بعض العلم إلى أن المراد بوهجرهن في هذه الآية الهجران والهجران أصل من البعد أي ابتعدوا وتجنبوا مضاجعهم وذهب بعضهم إلى أنه مأخوذ من الهجر بضم الهاء والهجر والقبيع من الكلام ظللوا عليهن في الكلام شددوا عليهن في الكلام والقول الرابي على أنه من الهجار والهداب هو الحبل الذي يشد به البعيد وهذا رأي المفسر العلامة ابن جرير الطبري رحمه الله تعالى لكن الذي عليه أكثر أهل العلم هو القول الأول واجرهن في المضاجع أن يوليها ظهرها ولا يجامعها أيام الهجر حتى ترجع وترضي بعلها قال الله تعالى واللاتي تخافون نشوزهن فعظوهن واجروهن في المضاجع واضربوهن بارك الله ولكم في القرآن والسنة ونفعل الله وإياكم بما فينا من الذكر الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه كان غفارا الحمد لله وكفى وصلاة الله وسلام على عباده الذين اصطفى أمتنا اتقوا ربكم في السر والعلن قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاتي ولا تموتن إلا وأنتم مسلمون أمة الإسلام يحل للرجل أن يهجر زوجته الناشي كيف لا وقد جاء من حديث معاوية بن حيرة ولا حديث محرب في المسند بسند صحيح أتى النبي صلى الله عليه وسلم رجل فقال يا رسول الله ما حق زوجة عهدنا عليه فأجابه رسول الله صلى الله عليه وسلم بقوله أن تطعمها إذا تعين وأن تكسوها إذا ابتسيت ولا تضرب الوجه ولا تقبث ولا تأجر إلا في البيت إلا أن على العلم أفادوا وبينوا حديث رسول الله صلى الله عليه وسلم لا يحل لمسلم أن يحفظ أخاه المسلم فوق ثلاث يلتقيان فيعرض هذا ويعرض هذا وخيرهما الذي يبدأ بالسلام هناك أناس جاز هجرهم فوق ثلاث منهم المبتدع المجاهر الذي يجاهر ببدعته وهو ضال مضل للناس لذلك جاء من حديث رسول الله صلى الله عليه وسلم أنه قال أخوف ما أخاف على أمتي بعدي الأئمة المضلين فهجر أولا فوق ثلاث جائز وكذلك هجر أهل المعاصي المجاهرين بمعاصيهم وقد جاء في الصحيحين من حديث أبي هريرة رضي الله قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي معافى إلا المهاجرين الحديث وكذلك جاز للرجل أن يهجر زوجته في البيت فوق ثلاث إن احتاج إلى ذلك حتى ترجع إلى رضاها وحتى تضع يدها في يده وتودعه أمة الإسلام هذا الذي علمنا الله سبحانه وتعالى وبينه لنا رسول الله صلى الله عليه وسلم الذي لم يتركنا قبل فراق الحياة إلا على محجة بيضاء صلوات ربه وسلامه عليه أمتنا نسأل الله الرحمن أن يجعلنا وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنا اللهم ربنا عز رسام المسلمين اللهم ربنا عز رسام المسلمين ودمر أعداك أداء الدين اللهم ربنا دمر أعداك أداء الدين اللهم ربنا واحد صفوف المسلمين واجمع شتات المسلمين